الحمد لله وكفى والصلاة والسلام على من لا نبي بعده محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أتكفوا الله سبحانه وتعالى أترى لكم كاتي قفوا النبوة محمد صلى الله عليه وآله وسلم ẹni tí الله سبحانه وتعالى تورس ta'ala tó rẹ̀ sí gbogbo fún gbogbo àwọn èèyàn ìkẹ́ àti ìgẹ̀ yìí na a ń tọrẹ fún àwọn sahaba nẹ́gbà muhammad sallallahu alaihi wasallam àwọn tí wọ́n jà sí ojú ọ̀nà ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ní jíjà tó dúdú gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tó bá tẹ̀lé ojú ọ̀nà nẹ́gbà muhammad sallallahu alaihi wasallam títí tí ó fi di ìjọ ìkẹyìn ẹ̀yẹ maya mi nínú òun ni ma ṣàlàyé dáadáa fáwọn èèyàn ká máa pa àwọn èèyàn láṣẹ dáadáa ká sì máa hánà àwọn èèyàn kó níbi aburú ló fi jẹ́ pé Muhammad sallallahu alaihi wasallam wọ́n sọ fún wa wípé ẹnikẹ́ni tó bá ra burú nínú yín o kó má dákẹ́ kó yí aburú yí padà pẹ̀lú tó bá ni bóyá olórí ni láwùjọ ni àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni kó yí padà pẹ̀lú ọwọ́ rẹ̀ tí ò bá yóò jẹ́ pẹ̀lú iṣẹ́ àlàyé in tó wà nínú agbúrú yìí kíyàn ṣàlàyé pẹ̀lú àwọn ẹ̀rí jẹ́mi so àwọn ẹ̀rí pé tẹ́ǹsọ yóò dá ẹ̀rí ni ọlọ́run sọ báyìí ànábì sọ báyìí nínú tí ìsìlámù pa ọlásẹ̀ ní tàà sí gbọdọ̀ máa ṣe àìṣe afẹ́fì ìsìlámù ṣòfò ní afẹ́jíkì ìsìlámù kó dàbí àwọn ẹ̀sìn yókù táwọn ò létò kankan mẹ́ oníkálùkù lè ṣe tó wù kò sẹ́nìbọ̀dì tí ó kù mú àníbò alẹ́ni tí ò bá lágbára àti lú ẹnu kò nímọ̀ tí ó fi kó yá fi ọkàn rẹ̀ máa fi yá burú padà tó bá ń rí aburú ó gbọ́dọ̀ máa kórìíra aburú ní ọkàn rẹ̀ káà kí ló ń ṣẹlẹ̀ kí ló ń fa aburú yìí tí yóò bá ti rí ìkórìíra aburú mọ́ lọ́kàn hey ọkàn yẹn ti kú tẹ́yẹnyẹ́ nu àmì ọlọ́run bá kún pa ọkàn wa nínú aburú tó wà láwùjọ léètò ẹ kí ẹ gbógun tì kí ni ọ̀rọ̀ tó ní ṣe ni ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ terrorism ọ̀rọ̀ terrorism ìntàmọ́gbọ́ni afẹ́kẹ́ kọ́kọ́ mọ̀ ẹ̀yẹmọ̀ yawa nínú ẹ̀sìn wípé al-irhab la dina lahu in tán pè ní terrorism kò lẹ́sẹ̀ kankan kẹsẹ̀ kẹ́ bí ẹ̀sẹ̀ kan ló ń pa wọ́n láṣẹ pẹ̀lú pé ìmá ṣe terrorism àbí ìmá da omi àláfíà ẹ̀rú kama dẹ̀rú but ọ̀rọ̀ yìí ń kọ́ àwa mùsùlùmí agbùdọ̀gbọ́ yí dáadáa káàsì má kí ni pàápàá tán pè bẹ́ẹ̀ lákàfi mú díẹ̀ wá díẹ̀ tẹ́yẹ́ ni o nínú àlàyé wa ilá tàbá fẹ́ tẹnubọ̀rọ̀ tán léyìí tí ó mọ̀ lé ní 1 hour fún àìmọye ọjọ́ láti mọ̀ bí ṣàlàyé àwọn usul àwọn aburú yìí léyìí táwọn àlàyé dẹ̀ ti wá lórí insha Allah àwọn gẹ́bà sọ pé kútùbà láwà kí n ṣe bí láti mọ̀ kó ní detail nínú àwọn nǹkan tí ó mọ̀ ń lead lọ síbi terrorism nínú tó mọ̀ ń lead lọ síbi kádẹ omi ká mọ̀ pé bí a kama gbìyàn mùsùlùmí kèfèrí tó gbé wọ́n sẹ́lọ́run ìwọ́n ṣe zìnà kèfèrí ni ọ́ o ń mutí kèfèrí ni ọ́ o ń jalè kèfèrí ni ọ́ ẹni tí bá ń mutí tí bá ń jalè tí bá ń ṣe gbogbo tàn sọ yìí wà láì kìí kèfèrí mùsùlùmí ni mùsùlùmí tí ni ni wípé ìsìlámù ti jí ó wa àwọn tí máa ń yọ̀yàn kò àtàwọn nǹkan tí èkí yọ̀yàn kú nínú rẹ̀ ó láwọn kì ní ka imá dín imá ní èyàn kú ní kìkí ń sọ́yìn dìkẹ̀ fèrí ẹ̀yàn maya mi nínú ẹ̀sìn kódà ẹni tó bá mú nǹkan tó máa ń sọ́yìn dìkẹ̀ fèrí wá nínú Islam Islam ò tún fà ilẹ̀ láti pẹ́ ní ó kèfèrí lójú bẹ́ẹ̀ ló fi jẹ́ kí Sheikhul Islam Muhammad bin Abdul Wahhab rahimahullah nígbà ayé wọn wọ́n parọ́ mọ́ wọn wọ́n ní terrorist ní bàbá tó ti pé bàbá yìí kọ́ kò sí kẹ̀kẹ́ tí wọ́n kìpèsí tó ju súnnà nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam àwọn tíra wọn ni ló ń jẹ́rìí fún wọn yìí nawakidul الإسلام alkawaidul arba kitabu tawhid kashfu shubahat àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tírà bàbá wa kọ tírà wọ́n wá ما ń ميو àkídà wọn kẹ́lì bá máa àkídà mi o kẹbàn pé mi ò kí ń ṣe tẹ́rọ́rìsì o bàbá wa kọ síbẹ̀ ìpé kódà tí ẹ̀yin sọ páwà tẹ́rọ́rìsì ni wá ẹ̀dẹ̀ sọ pá ń pè àwọn mùsùlùmí ní kèfèrí sáwà tó ṣe pé tabarẹ́ ni tó wà níbi sàárè tí ń jọ́sìn fún sàárè a kì ń pè ń kèfèrí àfi tá tó jẹ́ kó yẹ́ ni ẹgbẹ́ tó ń ṣe yí ẹbọ ni o O náà ti mọ̀ fúnra rẹ̀ pé ah, ẹbọ ni tí mo ń se yìí kódà kò ní rújú kankan mọ́ ó ti wá ń gà ah, lóòótọ́ ẹbọ mo ń se yìí ẹwà ni ẹ ìmọ̀ ah, sí lọ náà ni kí ọlọ́wà ṣe sí ìwọ̀n náà mọ̀ pé ní yíò kọwọ́ fúnra rẹ̀ ló pẹ̀rẹ̀ ń kèfèrí ẹnìkan kò pé ń kèfèrí ó ti mọ̀ pé ń tó ń se yìí òun ń se mùsùlùmí mọ́ wọ́n ti sọ fún aw subhanallah eléyìn kọ́ nínú ẹ̀wà ní nínú ètò wákó sí oníkàmọ̀ pè àwọn ènìké fèrè pẹ̀lú àwọn kan tí ó yà jáde kó nínú Islam bí ká ní pé bí a tó bá fi síbi jẹun ó ti di kèfèrí àbí tó bá fi nǹkan bá ìṣe kíní kan ní nǹkan tí ò sí nínú Islam ipé kíní ìgbà kúfùrù ni ìbò ló kọ́kọ́ wà nínú Islam ipé kúfùrù kọ́kọ́ ní ná àkọ́kọ́ nu ẹ̀kejì ní pé tó bá ti wá jẹ́ kúfùrù ṣé bẹ́ẹ̀ ní ṣe máa ń pè yẹn in tó rìnlẹ̀ ní pé mùsùlùmí ni pẹ̀lú àmọ̀dájú sí ni èyàn kí ń fi èméjì pẹ́yàn kéfèrí gbogbo ilé ló láwọn principles ní ẹ̀mọ́ mọ̀ àwọn ìdájọ́ tó mọ̀ pé ok báyìí báyìí báyìí o kò tẹ̀ tó lè bọ́ sí wípé kò fẹ́ ní pé léyè kí ń ṣe mùsùlùmí so àkọ́kọ́ nínú táwọn ènìyàn máa ń ṣe láti bẹ̀rẹ̀ tàti bẹ̀rẹ̀ ní àwọn khawarij ní ayé àwọn sahaba ó ní àwọn khawarij wọ́n pè Ali bin Abi Talib wọ́n pè wọ́n

àwọn sí ìgbìdájẹ́ tán sọ́nu àwọn fi àìmọ̀kan tí wọ́n bẹ̀rẹ̀ sínú fi yíò àwọn ìyádẹ́ kó nínú Islam àwọn sọ̀hábà jẹ́ yọ pé rárá ẹ̀ lè rẹ̀ kó nínú Islam Ibn Abbas radiyallahu anhuma ó lọ sọ́dọ̀ wọn láti lọ dìbẹ́tì wọn ipé kíjẹ̀ lẹ́ ń sọ gẹ́gẹ́ náà gbogbo wọn fẹ́ ìnẹlẹ̀ thousands nínú wọn ló padà níjọ́ tàn sọ yìí nígbàtí Ibn Abbas tó lọ fi ìmà tó lọ fi mú wọn ìmà ló fi mú wọn balẹ̀ kìí ṣe bóyá ariwo àbí pé kìí ṣe jàgídíjà kan ẹja dáwúlá abẹ́dẹ̀n ìmọ̀ àti ẹ̀rí jẹ́mì ìṣòkó ya ayà Kùránì ní kí ló fẹ́ sọ nípa ayà Kùránì yìí hadith annabi ní kí ló fẹ́ sọ ń parẹ̀ orí kẹkẹ sọ parẹ̀ wọ́n kan wòbí orí ẹrẹ ni kí ni dí aláìmọ̀kan ni wọ́n nínú àwọn kẹtàwọn ìrẹ̀hábi yún tán máa ń lò oníkàmà parọ́ fún yín pé ah ẹ kíní kan ló ṣe nípa nígbà muhammad sallallahu alaihi wasallam ológun kata nígbà muhammad tí wọ́n já lẹ́yìn fatuhu makka ogun yíwá ń kọ́ ànábì wá pín àwọn nǹkan ogun ó wá níbà nábì ṣe pín ànábì fáwọn kan tó ṣe pé al-mu'allafuna qulubuhum àwọn tí wọ́n ń fa ẹ̀mí wọn ẹ̀mí wọ́n ṣẹ̀ṣẹ̀ wọnú ìsìlámù ni ànábì wá fún wọn láwọn tó pọ̀ ànábì sáà pín nǹkan dé òun wá pípa nábì òkú dédé wàláì sí sọfá nábì lójú ẹsẹ̀ pé i'dil ya muhammad fa innaka lam ta'dil lẹ́fìrí pé púpọ̀ nú àwọn irhabi yuni ibi tọ́mọ láwọn jòkó sí oní ẹni social justice kódà gbogbo ìwé Sayyid Qutb tẹ́yẹyẹ púpọ̀ nínú àwọn òwe rẹ̀ Ma'alim fi Tariq ni fi Dhilalil Qur'an ni àti bẹ́ẹ̀ lọ nínú àwọn òwe tó kọ Ma'alim fi Tariq tán pè ní milestone ó ní ìkánú àwọn àfáà súnmọ̀ Sheikh Muqbil wọ́n sọ pé tó bá katira ẹ láti bẹ̀rẹ̀ tó bá katira ẹ láàárọ̀ tó bá fìdí ọ̀lẹ́ ó ti di terrorist ó ti mọ̀ jùmọ̀ bùkákà kí ni ó kà fáwọn gbogbo alùmọ̀ Islam kèfèrí ní gbogbo àwọn tó wà ní orílẹ̀ ayé kí nìdí ẹ̀dí ní kí wọ́n sí lórí nǹkan tó ń wà Allahu Akbar subhanallah ọkùnrin náà ibi tó náà ti lọ ní oní social justice Uthman bin Affan ó sọ̀rọ̀ tí ó dá ń parẹ̀ kódò ó kàfàrọ̀ Banu Umayya ó kàfàrọ̀ Muawiya bin Abi Sufyan àti bàbá rẹ̀ Abu Sufyan ó ní munafiki ni wọ́n kódà àti ìyá rẹ̀ Hind ìyàwó Muawiya ó ní munafiki ni wọ́n kèfèrí ni wọ́n Uthman ó lágbàlagbà tí ò ní làákàyè ni èyàn tó ní ó accuse of nepotism iná kan kọ́ àwọn family rẹ̀ bàlú maya sórí oyè ní gbogbo lè ní ìkẹ́ ti kọ kalẹ̀ fáwa tàbá ti rẹ́nìkan títí rí ojú ọ̀nà yìí àti mọ̀bí títí ń bọ̀ ló jẹ́ kíwà ti ṣe yìí Marxism gbogbo àwọn ideologies àwọn kùfàr léè tí Islam kódà nínú nǹkan tí wọ́n fi revive ọ̀rọ̀ terrorism ní time tàwà yìí jù òun náà làwọn ìwé àwọn kùfàr táwọn èyí bó bá ń sọ fún olé ní pé terrorist o kí mọ̀ in most cases báwọn gẹ̀gẹ̀ terrorist gbogbo àwọn òṣùlù terrorism inú tíra wọn láti ń kó wánà tó bá tàwọn nǹkan tó wà ń bẹ̀ bá kí aláwọ́ sọ pàwọn ẹ̀yìn gẹ́gẹ́gẹ́ terrorist ní àwọn kan ṣe terrorism tí wọ́n pẹ̀lú ọ̀nà àríkèrèkè ní nínú àwọn nǹkan tí yóò fi mọ̀ so ní wípé ẹni tó fẹ́ takọ yóò tako pẹ̀lú àtọ̀ríkọtù ṣẹ̀ríyà yóò tako pẹ̀lú ojú ọ̀nà tó bá ṣẹ̀ríyà mú kìí ṣe káàrin ojú ọ̀nà agbóm nínú àwọn nǹkan tí èyàn gbọdọ̀ mọ̀ nípa ọ̀rọ̀ terrorism so wọ́n mọ̀ fún àpẹsọ́ ti mọ̀ kó sí kíní ìbáyìí torí oníkálùkù náà pàpẹ́ pé terrorism ò dá bọ̀ sí ìpá àgẹ́ ti ni al ala wulatil umur bil aqwal aw bil asliha nínú ẹ̀ ni ká máa against àwọn olórí wallahi nínú àwọn usul terrorism ni ká má jáde against àwọn olórí yálà pẹ̀lú ọ̀rọ̀ ẹnu wa ní àbí pẹ̀lú àwọn ṣẹ́ṣẹ́ wa ká má jáde against àwọn olórí pẹ̀lú bó ká má bú wọn governor kìíní oríṣẹ́ president kìíní oríṣẹ́ nínú àwọn òṣùlù terrorism because tí wọ́n bá ṣe lè ni wọ́n ṣe fẹ́ àwọn against ara àlú bó la fẹ́ dàlú mú ẹ wo ensars ẹ wo tó ṣẹlẹ̀ ń bẹ̀ ẹ wo aftermath ẹ òṣùlù terrorism 30% yẹ̀ lára ẹni yóò jẹ́ kó easy ẹ̀ẹ̀kan báyìí ẹ wò ní Egypt nígbà yẹn tafẹ́ jáde against àwọn olórí wọ́n ti rí àwọn èèyàn lórí terrorism gbogbo wà sí kútùbà báyìí olórí báyìí oríṣẹ́ olórí báyìí oríṣẹ́ kódẹ̀ lómi ìmọ̀takó lórí tó mọ̀ sunkún àwọn emotion ha kí la ṣe ẹ̀sìn fún akíní ẹ̀sìn fún akíní ìgbà wọn yóò mọ̀ sọ̀rọ̀ emotional so that yóò gbé àwọn èèyàn àwọn èèyàn mọ̀ pé àwọn ti di terrorist already wọ́n mọ̀ ẹni lẹ́gbẹ̀ẹ́ tọ́lá nígbà yẹn kọ́ ọkànjọ́ ọkàn text message ni message message yẹn wá go viral lẹ́fgbẹ́lẹ́ nínú nǹkan tó wá fẹ́ jẹ́ káwọn kọ́bẹ̀ go viral wọ́n lọ Twitter lọ text síbẹ̀ kìníkan kìníkan ẹ jẹ́ ká pàdé ní stadium ká pàdé ní kìníkan park freedom park kìníkan tahrir kìníkan kìníkan ẹ jẹ́ àjọ pàdé ń bẹ́ẹ̀ kájọ bẹ́ẹ̀ ṣe sẹ́nu wọ́n rebel against Hosni Mubarak wọ́n rebel against Muhammad Morsi àwọn náà gbé wọlé àwọn náà rebel against fúnra rẹ̀ báyìí ni gbogbo wù rebellion yẹn against àwọn olórin náà ń kọ́ o terrorism náà ní gbogbo ẹ̀ èyí tí òkè yẹwa ni wípé ṣarí súnnà ó gbé àwọn òṣùlù kan wá àwọn òṣùlù yìí ó lágbára débi pé tabẹ́ tabẹ́ sára pẹ̀lú àwọn òṣùlù yìí tabá gbáwọn ìpìlẹ̀ yìí mú kò ní sí wàhálà kábẹ́ aláwùjọ ló fi jẹ́ pé táwọn onísúnnà bá ti wà àyè àlàáfíà ni àyè fọkànbalẹ̀ ni kì í sáyè nira kì í sáyè ibi tẹ́rù ti máa bayẹ̀ ibi tọ́kàn yóò ti balẹ̀ ní pé kò sí tí ó ṣẹlẹ̀ ń bí ọkàn wa balẹ̀ ń bí táwọn ilé yóò bá bá nǹkan kẹjọ agbúrú ni wọ́n gbogbo ti agbúrú ni wọ́n bàjá láì níṣẹ́ nǹkan tí ó domi àláfíà lúrú káàmà jáde àgẹ́sà àwọn olórí ìwọ tó ti mú bíznẹ́sì ìwọ tó pé kò sí kódà lómi tó bá fẹsẹ̀ kọ́ báyìí àwọn olórí ni bàtà àwọn olórí ò ṣe títì àwọn olórí tún ṣe títì àtúpadà tún gbùwọ̀n náà ni ṣe tó kànú ṣe tó kún kànú ìgbà wo kòkò bàbá sáàsùn ẹ jẹ́ ká sọ́ra wo kó mọ̀ dípa tí ń kó sí àwọn ùsùlù terrorism díẹ̀ díẹ̀ tásìmà ṣe bá wà tá ń pè ní terrorist lẹ́nu sí Boko Haram isis al-qaida jabhatu nusra al-shabab àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú wọn àti hamas àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣe báwọn ilé iná olùbítà ti bẹ̀rẹ̀ tẹ́ bá ní kẹ́ gbogbo àwọn kíní lọ́ka ìtàn wọn gbogbo kíní ló written ó documented lọ́ka ó ń pè nù tó jẹ́ major usul oníkátàkó lórí na fi hate àwọn onísúnnà because nínú àwọn major principle ti wá onípàwò ìtàkó lórí olórí àdúgbò ni olórí ìlú ni olórí àwùjọ láà àkítàkó wọn àwọn táà máa ń fọ́kọ̀sì lé lórí onígbò láti yíò àwọn èèyàn kó nù náà ẹ̀dàkùn tí ó ti ẹ̀ láàánú àwọn èèyàn dábàá nígbàtàwọn èèyàn ń ṣẹbọ lójoojúmọ́ wọ́n ń ṣe bídá gbogbo tó lè kó ìyàjẹ̀ ní yamal kiyama ó láwọn èèyàn ṣe tó ẹkù wá báwọn èèyàn sọ dúdú ọrùn ní táwájú òkú ti ní báwọn lórí orí ṣe nínú àwọn táwọn gbọ́ wà síwá lè ní ìmí ò wá kú ni ẹ adéǹdọ̀ dìde kò rí kankan tẹ́jì nù Nàìjíríà gbogbo náà wọ́n sí ni gbogbo ẹ̀ ni àbí ó padà wá lọ kú lórí ẹbọ pẹ̀lú Ọlọ́run bá subhanahu wa ta'ala àwọn àfáà súnmọ̀ tí wá rí pé ah kí ní ẹkàn fẹ́ kó yà jẹ àwọn èèyàn ní yamal kiyama lásán ni ẹ jẹ́ kó yà àwọn èèyàn tẹ́ǹsẹ̀ gangan ẹ jẹ́ kó yà pẹ́ bọ́ tẹ́ǹsẹ̀ ní kó yà jẹ yín bídí àtẹ́ǹsẹ̀ ní kó yà jẹ change Ọlọ́run ti sọ ní Qur'an eh, eh, inna Allaha la yughayyiru ma bi hatta yughayyiru ma bi anfusihim Ọlọ́run ti jẹ́ ó yé wa ipò wò ní change haluwa àfi táwọn agbẹ́bá tó change sí ìbẹ̀lú ẹ̀mí ara wa so ẹjí ká sọ́ra ká mọ̀ wípé gbogbo àwọn nǹkan báyò agbègbè láwùjọ ni lẹ́bìrí pé àwọn ìjọba àwọn tako terrorism lókè àmọ́ àwọn onísùn ló lọ wú níbi gbogbo ní tẹ́bátẹ́lẹ̀ lẹ́bìrí pé kò kọ́ ara mọ̀ tán dè ní alùpàídà ò tán dè ní àìsàn àìsàn tán dè ní kí nìdí ó ní igi ewélẹ̀ yìí ń gbá ẹ̀yìn òwúgi àwọn onísùn ló wà lọ síbi gbogbo kí wọ́n wà wú láti lẹ̀ àwọn nǹkan tó gbára nínú tẹ́bí ṣe terrorism ẹ wó dànù ẹ má jẹ́ kí wọ́n lọ mọ́ kí ni káwọn yóò wá sí ẹwà ajá padà síbi súnà nẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam bóòlà nẹ́bí ṣe ṣe bóòlà wọn sàhábà ṣe ṣe èyí tó bá ti ní tí ò bá ti bátà níbi àtàwọn sàhábì rẹ̀ mú kò sí inú ìsìlámù nú àbí ọlọ́bà kó sí dandafẹ́ ní kọ̀ọ̀kan wá nínú àwọn kẹtàwọn ní ìmọ̀ lò ó ní al-amaliyatu al-intihariya òun náà ní suicide bombing kájó káso bọ́m̀bù mára àbí káso àdó ológun káso mára káwá wà àbí ká lọ síbi táwọn èèyàn pọ̀ sí bí a ní báǹkì ni àbí bẹ́ẹ̀bẹ́ lọ ni ká lọ pa bẹ́ẹ̀ Allahu Akbar ká wá tẹ bọ́ọ̀mù kí gbogbo wa kó wá blow ẹni tó wá ń ṣe bẹ́ẹ̀ yíwá wò bí a lójú ti ṣe jihad jihad wo lélẹ̀ subhanallah jihad kọ́ lélẹ̀ yìí o terrorism lélẹ̀ yìí àwọn èèyàn sì ń bẹ láwùjọ wa tí wọ́n ń polongo rẹ̀ wọ́n polongo àwọn tí wọ́n ń pèpè sí ẹ̀yìn mọ̀yàwá nínú ẹ̀sìn ẹ jẹ́ ká ìtẹ̀lájú o kó tó di pàmò kìíní yóò di bí yóò di tí ó lágbára wallahi kò sí ń ta lè fàyé lẹ̀ fún táwùjọ fi lálàáfíà tó ju súnà nígbà Muhammad sallallahu alaihi wasallam onísúnà ní mú ti ẹ̀ mọ́ kò ní mú ti ẹ̀ mọ́ ti ẹ̀ kò ní sàbòsí rẹ kò ní parọ́ fún ọ àwọn ọ̀rọ̀ tí ó mọ̀ bá ọ sọ yes ọ̀rọ̀ ẹ̀ lè fẹ́ wú o kọ́ lè alùgbọ̀gbọ̀rọ̀ iya oní ẹni kamala ń jáde kamala ń ṣe protest à ń ṣe demonstration à ń jáde kamọ kó play card káàkiri kamọ dàláfíà lórí kí ni rízi fẹ́lẹ̀ yìí kò sí nǹkan tó pẹ̀pẹ̀ fẹ́lẹ̀ yìí in tó ẹka ṣe ni wípé asámọ̀ àwà tọ́wà àwọn olórí ni ẹ má ṣe báyìí ẹ ṣe sùúrù kódà kan máa ṣàbòsí yín ẹ ṣe sùúrù kíyàn ṣe sùúrù lórí àbòsí àwọn olórí ó ṣàǹfààní ju kíyàn jáde against àwọn olórí lọ ìjáde against àwọn olórí wallahi kò kí mú nǹkan tó dá jáde kìkí mú dáadáa wá fún wa ẹ gbogbo àwọn ìlú tán ti jáde against àwọn olórí ẹ wo Syria dè ní wọ́n ti bẹ̀rẹ̀ láti 2011 eh, láti 2011 yes 2023 làwà yìí that is close to 12 years wọn ò rí anything achieve Bashar al-Assad tán fẹ́ yọ wọn ò rí ọdẹ ní millions ti kú mẹ́kẹ́ ṣe kéré kí wọ́n láǹfààní tẹbà tí wọ́n gbọ́ wà sí àwọn àfáà súnmọ̀ ń gbà wọn àmọ̀ wo gbogbo àfáà súnmọ̀ tán parí ń gbà wọn wà láàrín fún ọ̀sẹ̀ ẹ̀yẹ́ ni àwọn lẹ́la àwọn àfáà yìí ọjọ́ ni wọ́n ọjọ́ ni ni wọ́n àá wọ́n tún pẹ̀lú ọkọ̀ burúkú kìníkà ni wọ́n ìgbà wo ni wọ́n mẹ́dá wọn lóhùn ọjọ́ láwọn àfáhùn gbogbo àwọn àfáà tó wá ń ṣe fatuwa fún wọn ká protest ká jáde against àwọn olórin gbà ó lè rí kankan nínú wọn kójú síbẹ̀ ṣègbó ẹ̀kẹ́ kọ́ àwọn fámìlì wọn lọ sójú ogun ni ṣègbó ẹ̀lẹ́ni káwọn yẹn jáde àwọn fámìlì yìí ń kọ́ yìí ò ṣe kó wọn lọ síbẹ̀ àwọn first born yìí dà àwọn ọmọkùnrin yìí dà ẹ̀ ṣe kó wọn lọ síwájú ogun àwọn mí bẹ́ lórí èbò títí ń kàwé ìmí bẹ́ kí ní títí ń bá láìpẹ́ lọ ẹ̀ sì kó àwọn ọmọ ọlọ́mọ àwọn mùsùlùmí ẹ̀sùnkún wọn dà sójú ogun kán máa fẹ̀mí wọn ṣòfò lọ ẹ wá ní pé jihad ní ìgbàwo ṣùwàdáwò ní wọ́n ìgbàwo ẹ̀wọ̀n fi ń tẹ̀ wọ́n àbí Allah subhanahu wa ta'ala kó sọ wà kún bí léyìí eléyìí tàti sọ ìgẹ́gẹ́ báyìí ṣàlàyé wallahi díẹ̀ ni nubdatun yasira kékeré àwọn méjèèjì ń lásìkò tá a wà yìí ni wọ́n dẹ̀ láwọn tẹ̀m̀dìmáàdì wọ́n láwọn ẹgbẹ́ wọ́n láwọn ìjọ oríṣiríṣi gbogbo àwọn ìjọ yóò ń kọ́ gbogbo wọn ní ìtìfàk lórí búgbù ahli sunnah wal jama'a lórí ìgbógun ti àwọn onísúnnà because ọmọ pàwọn onísúnnà tí wọ́n èyí tó kà wọn èyí tó bá ti wà nínú tí ìrọ̀ ọlọ́ba ti bẹ̀ nínú súnnà nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam an bí ọlọ́ba اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك اللهم يا مصرف القلوب صرف قلوبنا إلى طاعتك ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكنا عذاب النار سبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك